الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته إلي تي أشياء لي أناني تي أشياء لي نيانا أناني ركني شكله إما شيء استغاثة بالأموات والغائبين كما كبيا وانتواتكو àbáwọn tí wọ́n ò sí ní agbègbè kí ẹ máa pè wọ́n fún kí ẹ máa pè wọ́n kí wọ́n gbáyàn kó níbi ìnira àdèmú àpẹẹrẹ wá bí ẹbí pé yẹn wà nínú ìṣòro kan yẹn wà nínú ìdààmú kan kí ẹ máa pè ẹnìkan tí ò sí níbi tó wà yẹn ìdí ni wípé ò ní máa pè ẹni ẹ tí ẹ bá ń ṣe pé o nígbàgbọ́ wípé ẹni ẹ ní àwọn supernatural power kan ẹni ẹ sì lè gbọ́n tó ń sọ láti ibi tó wà so ọlọ́ba nìkan wọ́n sì ló mọ nǹkan tí ò sí ń bí bá ṣe wà báyìí ẹ gbọ́dọ̀ nígbàgbọ́ kí bí mo ṣe wà ń bí mo tún mọ tí tó ń ṣẹlẹ̀ lọ́fà garage báyìí báyìí náà bí mo ṣe wà ń bí mo mọ tí ń ṣẹlẹ̀ ńlé mo mọ tí ń ṣẹlẹ̀ lóko mo mọ because ọlọ́run ọba nìkan ni alimul ghaibi shahada ọlọ́run ọba nìkan lọba kọ̀kọ̀ tó sì mọ́ gbangba so ló jẹ́ kí gbogbo òṣòro tí yẹnbá wà wallahi ọlọ́run ọba nìkan ni ẹgbọ̀dọ̀ máa kégbé ìlọ́lọ́ba fi ń sọ nínú Qur'an idha rakibu fil fulki da'u Allaha mukhlisina lahu ad-din falamma ila al-barri idha hum yushrikun ọlọ́run sọ nípa àwọn ẹlẹ́bọ ẹgbẹ́ kódà àwọn ẹlẹ́bọ gan tó bá wà nínú ìṣòro tó bá wà nínú tẹ́rí pé àfáà ó dà ọ̀nà ti dí tẹ́yẹnyẹn dáwò lọ́ha ọlọ́nìkan láwọn ń pè wù ṣúkọ́tùl ankabut wọ́n ma kí ọlọ́bàdákùn sánú wa ni wọ́n gbàbí òsà wọ́n gbàbí aláàt al'izza almanat wọ́n gbàbí àwọn òsà wọn gbogbo àwọn idol àwọn òsà bí 360 tí wọ́n ní in and around Kaaba wọn ò sì ní pè wọ́n ma wọn ò ní pè yá kìníkà ma ya Allah ya àmọ́tọ́lọ̀n bá ti wá láwọn tán ti wá save tán sórí lẹ́lẹ̀ wọ́n ti wà lórí ọ̀dàn ọkàn wọn ti balẹ̀ pé a ti kò nínú wave odò yìí ẹ̀hẹ́ ọkàn ti balẹ̀ ìdá hum yushrikun ìgbà náà wà máa ṣẹbọ ìgbà ní wà di pé àá ah, ah, ọ̀pọ̀lọpọ̀ àjẹsára yẹn àwọn tó wá tánwàlá àwọn ẹlẹ́bọ̀ lè tán sọ̀rọ̀ wọn yíò tọ́lọ̀ nàrí tọ̀rọ̀ wọn nínú Qur'an àwọn tó wá jẹ́ àwọn tán pèrọ wọn ní mùsùlùmí lè ní àjọ ń kírù wákàtí mara àrún ni àjọ ń sọdún léyá ni àjọ ń ṣe gbogbo ẹni tán bá wá rí ìṣòro kan kíní kankan ọ̀rá gún wọn kíní báyìí mú sì dẹ̀ lẹ́bọ̀ inú ìṣòro wọn ń ìkan nínú àwọn àìmọ̀tù sufiya a ní yemen nínú ọ̀nkẹ́ ni ẹni al'aidarus nínú katama narrative ń parẹ̀ ní wípé ìjọ kan wà àwọn wà nínú ọkọ̀ ojú omi bọ́kọ̀ ojú omi yìí bó sí lù lábẹ́ nù ẹgbọ̀n ó lù ni àwọn òpin ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala oníkálùkù wa bẹ̀rẹ̀ sí ní máa pèsè wa ẹ̀mọ́jì á tẹ́rì ẹ̀yẹn ni ọlọ́run ẹ̀rí pọ́n ti wà nínú ìdàmú tí ó yẹ kọmọ pé ọlọ́run ọba kọ́lọ̀ ọba láwọn ẹlòmíì dẹ́yìn ọlọ́run náà ń pè ṣe ẹmọ superstition rọwọ àti àwọn fairy tales àwọn super stories tí ó rí ẹ̀yìn báwọn ṣe ń pè ṣéhù ní oníkálùkù pé ṣéhù bí ìkanú àwọn ṣéhù yẹn kan wá ní ó kàn mú kìíní kan ó kàn fi dí ọkọ̀ ojú omi inú ọkọ̀ ojú omi yóò kàn rí mọ́ni subhanallah alhamdulillah subhanallah alhamdulillah ala ẹlẹ́bọ ele jáwọn olóòsà tán nẹ́bí tún bá wọn jà táwọn bá wà nínú orú kọndíṣẹ̀ tẹ́yìn wọn ọlọ́run nìkan ni wọ́n máa pè bó wá ló sì wá lè ní débi pé àwọn tó wá ń pèrà wọn ní mùsùlùmí ń àwá mọ́yàtọ̀ láàrin ẹbọ ma gbogbo náà lori ó kẹ́yìn sọ́lọ́run ìtumọ̀ ẹ̀ tó bá ti kẹ́yìn sọ́lọ́run gbogbo ẹbọ lé ayé ló lè ṣe ó ságun ó yalé bàbá kìníkan orí èyàn ó lórí èyàn ó lórí ẹran gbogbo orí ìkan lólò láyé apá èyàn ẹsẹ̀ èyàn ojú èyàn gbogbo ẹ̀ lólò kẹ́yìn sọ́lọ̀ ọba náà ní gbogbo tó fẹ́ ní tó bá ti wá lówó tán ọlọ́run mo ti dé o ẹmọ wọ ẹbọ tán kọ́ wa tán fi ń nù wá lójoojúmọ́ táwọn èyàn sì ń gbà ní sì ń wọlé sára àwọn èyàn àbíọ́lọ̀ bá kún lọ́wọ́ kò níbi ẹbọ àti gbogbo kìíní so al-istighatha kí ẹ máa wá gbàmígbàmí tí ẹ bá wà nínú nira Ọlọ́run Ọba nìkan lè ẹmọ́ sí kíní lè ẹmọ́ kípé o ẹ wo Ànábì Yunus alayhi salam nígbà tó wà nínú ẹja inú òkùnkùn mẹ́ta ni Ànábì Yunus wà àkọ́kọ́ òkùnkùn ẹja ẹja gbèrè ẹlẹ́ẹ̀kejì òkùnkùn inú lẹ́lẹ́kẹta ni òkùnkùn orú nítorí orú tó ń ti bẹ́ tààlà nẹ́bí Yunus ń pè wallahi ọlọ́nìkan ní pé kò kú ẹlòmí dẹ̀yìn ọlọ́wọ́ eh la ilaha illa anta subhanak in kuntu min adh-dhalimin ọlọ́wọ́ bá ó tún wá la ilaha illa anta ọlọ́run mú mọ̀ pé kò sẹ́ni kakkata agbúdọ̀ máa pè tó ju subhanak mímọ̀ ọlọ́run ọba o in kuntu mina dhalimin ah, mo ah, mi fanajaynahu ọlọ́ọ̀bá kàlá ni bó wà láwọ́ se máa kí ẹlòmí dẹ́yìn ọlọ́run ọba lẹ́ni nínú ẹni pé hal nasta'inu bil ahya ìjọ ya ká ma wáyìn lọ́wọ́ lọ́dọ̀ àwọn tí wọ́n wà ní ayé níbi nǹkan tó bá lágbára na'am fi ma yakuduruna alayhi ibi tí yẹn bá lágbára olè níbi afẹ́dàkùn ẹ̀yìn mọ̀ bí ẹ lágbára kẹ bá mi ti kíní kìyún ìkí sẹ́bọ̀ àmọ́ fẹ́ ma ó nídi ọmọ afa ní àfá ìdákun ẹmọ́ wò mìíràn ẹdákun ẹjẹ́ bímọ fàádà ṣírìkùn because ọmọ bíbí yẹn ọlọ́run nìkan ló ní ẹlòmí ò ní dẹ̀yìn ọlọ́run ọba bóò ló máa tọrọ lọ́dọ̀ ẹlòmí ilé náà ń pè ní kò ti gbẹ́tọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba so kódà ìsìlámù ẹ̀ encourage ká mọ́ rẹ̀ bẹ́ẹ̀ni ọlọ́bàá ń sọ ní Kùránì wa ta'awanu 'ala al-birri wat-taqwa ọlọ́ni ẹjọ́ mọ́ rẹ̀ ráyín lọ́wọ́ ẹjọ́ mọ́ kópa níbi al-birri wat-taqwa níbi dáadáa àti níbi ìbẹ̀rù Ọlọ́run Ọba Ànábì tó ń sọ wípé wallahu fi 'awni al-'abdi ma kana al-'abdu fi 'awni akhihi Ọlọ́run Ọba ó mọ́ rẹ̀ ẹrú lọ́wọ́ lókìgbà tí wọ́n bá

nazirunu bí ìbádà ní kí ní ẹlòótọ́ àmọ́ ọlọ́run ò ní pé dẹ̀dẹ̀ ní fún ọ lásìkò yìí àmọ́ wọ́n wá sí ní dẹ̀dẹ̀ fún ààrẹ ipé tọ́lọ̀ bá bá ṣe nǹkan báyìí fún ọ ó ṣe ìbádà lòun náà ẹ́ lọ́lọ́ um, kò wá tọ́ ká máa ṣe naziru yìí o fẹ́lómídẹ̀yìn ọlọ́run bá ẹmọ wo example ọlọ́run sọ ní Qur'an suratu Ali Imran ọlọ́run idh qalat imra'atu Imran rabbi inni nadhartu laka ما في بطني محضرر فتقبل مني إنك أنت السميع العليم ẹwọ ìgbà tí ìyàwó Imran ìyàwó Imran tó ń sọ fún ọlọ́ọ̀bá ipé ọlọ́ọ̀bá mo fi tí ń bẹ mi yìí oyún tí mo ní nípò mo fi jẹ́jẹ fún ọlọ́ọ̀bá ìtumẹ̀ ní pé ìfi jọ́sìn fún ọlọ́ọ̀bá ni àwọn ẹmọ lóyún tí wọ́n sì mi pé ọmọ tí mo fẹ́ bí mo fẹ́ fi sin ọlọ́ọ̀bá ni kódà àníyàn tí ẹ gbọdọ̀ ní pẹ̀lú ọmọ bíbí ni wípé mo fẹ́ fi jọ́sìn fún Ọlọ́run Ọba ni mo fẹ́ kó wúlò fún ẹ̀sìn Ọlọ́run Ọba ọmọ tó bá ti wúlò fẹ́sìn Ọlọ́run Ọba yóò wúlò fáwùjọ at large ẹ́ òun láàmù Ọba so àti inú ni ìyá yìí ti ń sọ pé in ti ń bẹ níkùn mi yíò mo fi ṣe náfíwò anta sami'ul alim ìwọ Ọlọ́run Ọba lọba ti tó ní gẹ́bẹ̀ alànẹ́bí sọ ikẹ́ mọ̀ nádàrọ̀ an yùtẹ́ allaha falyuti'hu èyàn tó bá ní tó bá jẹ́jẹ́ pé òun ó bí ọlọ́ọba tó bá jẹ́jẹ́ pé ah, ọlọ́ọba tó bá ṣìnkà báyìí fún mi yí ṣìnkà báyìí kó ya pé o gbùdọ̀ lọ pé o wà mọ̀ nádàrọ̀ an ya'siyahu fala ya'sihi àmìyàn tó bá jẹ́jẹ́ pé a ah, bóyá o ti jẹ́jẹ́ tẹ́lẹ̀ ah, bá ṣe mí ń pa báyìí sí bí òsà báyìí ó ti wá jẹ́jẹ́ before Islam tó bá padà gba Islam ó gbọ́dọ̀ fulfill irú ẹ̀jẹ́ yẹn mọ́ bọ̀tẹ́ kí bí ẹ̀ ti fulfill ẹ̀jẹ́ tó dá before Islam gan in tó dá ní wípé ah, mo fẹ́ fi kí ní ìṣe sàárá ó sì náà tó bá sì gba ẹ̀sìn Islam so kò wá tọ́wọ́ kí ẹ̀wà mọ́ jẹ́jẹ́ fún ẹlòmí lẹ́yìn ọlọ́ọ̀bá pé àti kí ní bá sì lè ṣẹlẹ̀ àwọn yẹn mọ́ ń ṣe ó ní kí Israel nìkan tó ṣe pé òun sọ wípé tí ń bá lọ hajj tí ń bá dé padà ó lọ síbi sàárè ni o ah tí ń bá lọ hajji tí wọ́n àfá tó wà ní sàárè tó sì sọmídé mo promise pé ìwà pa ẹran báì báì báì sínú síbi sàárè rẹ̀ lè ẹbọ mẹ́ta àbí mélòó kan ló kó sí àkọ́kọ́ ìmọ̀ jẹ́jẹ́ pẹ̀lú ẹlòmídẹ̀yìn ọlọ́ọ̀bá níbi ìbádà ẹlẹ́ẹ̀kejì ìmọ̀ dùn kan ní dúdú títí ìbádà kí ẹ wá lọ síbi sàárè kí ẹ wá dùn ní dídú títí ìbádà ọ̀tọ̀ ní kí mọ̀ pẹ̀lú mú fẹ́ jẹ́ ilé dídú ìbádà ni so ní ìsìn ẹni ìfẹ́ lọ sí ìjọsìn ní Maka ó fẹ́ lọ sin lọ́ọ̀ba ó wá ń jẹ́jẹ́ pé tó bá dé wà ṣẹbọ pẹ̀lú ọlọ́ọ̀ba ni kí ma ìbádà yìí ó náà kẹ́lò mí ò mọ́ tẹ́fẹ́ lọ sí hajji gan ẹlòmí rí hajji gẹ́gẹ́ bí tọ́rìstì ni nígbé àwọn ah, ọmọ sọ̀rọ̀ hajji àwọn ni òun rò bí a tọ́rìsìm bẹ́ẹ̀ sí ma ń píkṣọ́ hajji fún wa ní ibi wọ́lẹ́ ma ń píkṣọ́ ibi tourism fún wa ní lóòtọ́ ha tó bá dé maka hey wo ha o kíni ṣe ó lọ ṣe tourism ni ó lọ mọ̀lú ni abó lọ ṣe ìbádà ló jẹ́ pàà lómi nínú kàtí ma ń gbọ́ níbi hajji alómi ó dé hajji báyìí wọ́n lọ ma ń lọ́ǹtì wí tí wọ́n ni nínú àwọn kí sọ́ọ̀sì tí yẹn subhanallah kódà in tó fọ́nì jù ní pé ibi táwọn yóò mọ̀ pé ìbádà nílé o ní pé àwọn èèyàn lọ sí hajji wọn mọ́ tán lọ sí ní hajji tàbádé mọ̀kọ́mù kìníkan kíláwì kò sí tàbádé kìníkan hajji gan bó náà ṣe ṣe gan kò sí kò sí mọ̀kẹ́kẹ́lẹ̀ ẹlòmí alì ní ó tún bá lọ sí hajji wọ́n ni alárafa kéèlì kìí ṣe pé Saudi ní sọ hadith annabi ní póbìnrin ògbùdọ̀ dá travel láì ní maharam ògbùdọ̀ ní maharam ó lè jẹ́ ọkọ rẹ̀ ó lè jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ ó lè jẹ́ àbúrò rẹ̀ ó lè jẹ́ bàbá rẹ̀ àwọn tọ́lọ̀ bá ti kà wọ́n pọ̀nù kùrá tọ́lọ̀ ń kà tọ́ jẹ́ àwọn relative male relative Islam ò tó bìnrin lẹ́kú kan mọ́ sí tó wù dé pé ó fẹ́ sí hajj ó nígbàkà tí wọ́n fẹ́ lọ ja ogun kan ní tẹ́mà nẹ́bí sallallahu alaihi wasallam ìkanáà sàábà bá nẹ́bí ah òun náà fẹ́ tẹ̀lé wọn lọ sójú ogun yìí àmọ́ ìyàwó fẹ́ sí hajj àdẹ́bìnrin ara mọ́ tẹ̀lé wa lọ ó yá tẹ̀lé ìyàwó rẹ̀ sí hajj ẹlòmí wa rí bí pé ibẹ̀ náà ti ma pín wọn pí àwọn ìwọ ní ọkọlọ́kọ ìyàwó ìyàwó so alárafa mi lè òun òdìbí yóò kìí pé subhanallah alhamdu subhanallah alhamdu ó sì fẹ́ lọ o azim wallahul musta'an ẹlòmí ni yìí yóò wà mẹ́bá yìí òun kàn mọ̀ ya ah indi mo ń ṣe ìbádà wallahi mo ti rí fídíò kan rẹ̀ ẹgbẹ́ fọ́tò fíyàn kan ní ó gbé fún fún ó wá ní ó yá mọ fídíò mi wọ́n sí báyìí allahumma ó ń ṣe dùá ó dẹ̀ ní kọmọ fídíò rẹ̀ so mọ̀ pé ríyáwó ni ẹni ó mọ̀ pé ríyáwó ni ẹ so àìgbẹ́sìn ọlọ́run ọba yé kí wọ́n rò bí òun fẹ́ lọ mọ́ òun lọ ń ṣe ìjọsí ló jẹ́ pọ́kọ̀lọpọ̀ kan sí hajji wallahi wọ́n kàn lọ ń kanyin lásán ni wọ́n kàn lọ ń kanyin

ríyáwù tún lè yún ó ti ṣe ìjọsìn torí ọlọ́run ọba àti ń torí àwọn èèyàn ó ní ládá wallahi ó ní ládá kankan ó kàn waste owó lọ sí hajj ó kàn lọ mọ̀lú ni bí ipò lọ UK ni abó lọ tourist ó kàn lọ sí museum ó kàn lọ wọ pé á ah, kí ní tó lọ sí nìyẹn ó mọ́ tán pè hajj ó sì ń

àwọn èèyàn lọ sí hajj wọ́n kà lọ sí eré bẹ́yìn wọ́n kà lọ mọ̀lú ni ọlọ́lọ́ madúwà burú wallahi tẹ́lómi tó lọ ń dẹ́wò níbẹ̀yìn ẹlòmí lọ tajà tí ẹni oríṣiríṣi láwọn èèyàn lọ sí ẹlòmí lọ tọrọ bára àti bẹ́ẹ̀ lọ báyẹn ẹlòmí àbòsítà gbé wá láti lùí òun náà ni wọ́n tún gbé lọ sí ibẹ̀yẹn nínú àwọn èèyàn tó ṣe kí wọ́n ti lọ tọ́mọ narrative pé táàrí ìbákan tó ráwọn ọmọ Nàìjíríà mẹ́fà ìgbà ah, ṣe kí ní ìdìdìrìn yóò tún fi ilẹ̀ subhanallah kò sẹ́sìn rárá ibi tó dẹ̀ tí tàti fi ń kọ́ àwọn èèyàn ibi tẹ́ ti ń kó bá ní pé àtílé náà ti fi kí ní ìrìyà òyìn kó bá wa ní ìsinmi àwọn èèyàn bìlìfì pé tó bá wà ní masalasi tó bá fi 100 naira kalẹ̀ wọ́n gbìrò announce alájí kíníkà o kíníkà kíníkà o ẹ̀hẹ́ wọ́n ti announce mi wọ́n ti announce mi ó ní ládẹ́mà announce ìdìdìrí olówó káàkiri tánàbí ń sọ pé ní yamal kiyama àwọn tí wọ́n kọ́kọ́ fi àwọn mẹ́tàlá nẹ́bì dákọ̀ àkọ́kọ́ òun lè tó nímọ̀ ẹ̀kejì òun lè tó lówó àkọ́kọ́ wọ́n ma bèèrè pé kí nìdí tó fi wámà yóò ní ọlọ́ọ̀bá mú wámà torí ọlọ́ọ̀bá náà ni kí lè ma fi ṣe sí fáwọn èèyàn pé káwọn èèyàn máa kí lè ma fi ṣe sí fáwọn èèyàn pa injú tó fi wámà ní pé káwọn èèyàn máa náwọ́ sí ọ pé onímímọ̀ ni ọ́ fakọdì kíìlà sí wọ́n ti pẹ́ olónímímọ̀ láyé ni ṣe má tó òun náwó tí ẹ̀ àmọ́ ìnáwó ó fẹ́ jẹ́ kó wà nínú rẹ́kọ̀d ẹ̀dàkọ̀ wá ẹláwà lánà ẹsọ́bẹ̀ ta ló ra kìní sí mọ́sánsí ẹsọ́bẹ̀ àwa ni ọkùnrin ẹsẹ̀sẹ̀ wà balẹ̀ yóò wà di amal kiyama ọlọ́ wà bèèrè lọ́wọ́ rẹ̀ pé kí nìdí tó fi náwó sójú ọ̀nà ọlọ́ọ̀bá ah, <laughs> a náwó sójú ọ̀nà rẹ̀ kálíbà ah, ó dá ká mọ́ náwó òun owó sójú ọ̀nà ọlọ́wọ́ ọba gbogbo ètò dẹ̀ ń ṣe kán lè bà máa yìn ọ́ ni fàkọ̀dì kíìlà wọ́n dẹ̀ ti yìn ọ́ wà mọ̀ wọnú náà lọ ẹ jẹ́ ká gbọ́ ìtàn pè ní ìjọsìn yé o ìjọsìn yàtọ̀ sí báwọn yẹn ṣe ń ṣe láwùjọ a wà yìí báyìí àwọn yẹn gẹ́gẹ́ bí afẹ́fẹ́ yẹyẹ ni bí àsàlátù bí kásà mọ́ náwó ká mọ́ jó ká mọ́ káàmà kọrin kásàmà me. káàmà mẹ́ lọ́wájú lọ́yìn nítàwọn yẹn rí bí ìjọsìn nìyẹn fàáàdì ilé ìsàbẹ̀lẹ̀ ìbádà ìjọsìn kọ́ lílé yìí ìjọsìn èyàn máa ń ṣe pẹ̀lú ìmọ̀ ni ìmọ̀ ó ní ìmọ̀ nípa ìjọsìn tó ń ṣe yẹn ó wà á ṣe bá nàbí ṣe mú wá ó wà á ṣe pẹ̀lú sincerity ó gbọ́n tánàbí sọ ni nínú àwọn méje tí wọ́n wà lábẹ́ bòjì ọlọ́ọ̀bá ní yamal kiyama yawma la dhilla illa dhillah ìjọ tí ò ní sí bòjì àti bòjì ọlọ́wọ́ ọba oníbòjì àlàáràṣì ọlọ́wọ́ ọba àga àlàáràṣì ọlọ́wọ́ anábì nínú wọn yẹ tó ṣe pé yóò na ọwọ́ ọ̀tún rẹ̀ ó na ọwọ́ sí rí òsì ní mọ́ tọwọ́ ọ̀tún rẹ̀ náà ṣẹlẹ̀ ìmájìmù kàbáyìn ọwọ́ ọ̀tún ó náwó ọwọ́ sí òsì ní mọ́ in tọwọ́ ọ̀tún náà ẹgbú bó ṣe wà hídìn tó débi pé ọwọ́ ọ̀tún náà ọwọ́ òsì ike tọwọ́ ọ̀tún náà nílé ó kò ná láàrín orílẹ̀ in ويطعمون طعاما على حبه مسكينا ويتيما واسيرا ọlọ́bà ń sọ nípa tó ṣe pé wọ́n máa náwó fáwọn aláìní àwọn ọmọ òrukàn àwọn tí wọ́n wà nínú òde wọ́n máa náwó fún wọn la nuridu minkum jaza'an wala shukura ń tọ́mà ní kí ṣe pé náwó fún yóò wà kọjá ọjọ́ kan o rán ma kíní aláìgbóre ni tálọ́fún lásọ tí wọ́n bàtà tí ń bá fún ẹsẹ̀ kọ́ ní mọ̀ fíìrì ibi sẹ̀lẹ́ ni ó wà mọ́ fún lásọ tánì síwádò ní gbéraga púpọ̀ kíní ìwọlẹ̀ o mọ́ pè ní ìbádà ni ó gúdọ̀ sí nítorí ọlọ́ọ̀bá àwọn ènìyàn Ọlọ́run sọ nípa Kùránì pé wọ́n ni pé la nuridu minkum jaza'an wala shukura normally tí ẹ̀ bá ṣe gbé fún yẹn yóò dúpẹ́ o àmáwọn ilé yóò fẹ́ wọ́n ni ẹ̀rọ aláìyíntà fẹ́kọ́nù inna na khafu min rabbina yawman abusan qamtarira so rin ta fi na gbogbo ilé ta náà yawmal qiyamah la wá ń bẹ̀rù wallahi ìjọ ta dúnúwájú ọlọ́wọ́ bá tí wà ló ṣẹlẹ̀ la ń bẹ̀rù anábì mọ́ ń ké kí ní ẹgbẹ́ pé ẹ̀yìn èèyàn iná ọlọ́ọ̀bá lè gan ẹ̀nà sójú ọ̀nà ọlọ́ọ̀bá ẹ̀lá ẹ̀mí ara yíkò ń bí kìí ṣe pọ́n náà torí ẹni tí ó kan ọlọ́ọ̀bá dákùn mo fílé dákùn sá sánú mi ní yóò gbé ìdàkìyàmá ọlọ́n dákùn sá sánú mi dákùn mọ́ jẹun wọ́nà bóyó dìgbà tàbá tó rí iná yìí ní yamalkiyama tàbá tó rí báyìí àyánàn látọ̀ ah tí n tán sọ lélé <laughs> iná táwọn ànábí ọlọ́ọ̀bá orí wàláì gbogbo ànábí everybody gbogbo wọn dojúbọlẹ̀ báyìí kò sẹ́nbọ̀dì tó léwu tó fi máa wà ànábí ọlọ́ọ̀bá wọn ò lè so ìwọ ló wá fẹ́ sáyà gbangba lọ síbi náà rí tàbá mọ̀ àwọn àkíkọ̀ yìí wọ́láì a mọ̀ ṣe ìjọsìn pẹ̀lú bẹ̀rù Ọlọ́run Ọba gbogbo tàbá ti ṣe ní ìjọsìn a mọ̀ sí pẹ̀lú ọ̀rẹ́ pé Ọlọ́run dákun ṣàánú mi àmọ́ táwọn eléyìí fi ń bírídì wa láwùjọ nítorí tẹ́lẹ̀ fẹ́ jẹ lápò wa ní nítorí owó tó fẹ́ gbà lápò wa mọ́ ní ah, ń wo ah, lẹ́sẹ̀ alájí ojú kíní kan àà ah, ah, bàbá yìí ẹjí ìsọ̀tẹ̀ká fún yín níjọ́ kan wà níwà bẹ́ẹ̀ sí ìwọ̀n níwà jòkó mọ̀ rẹ̀ inú rẹ̀ mọ̀ dùn ó mọ̀ sí bẹ́ lórí àga nítorí ti yí ọ ó sì rògbúrò ní sójú ọ̀nà lọ́wọ́ bá wọ́n sì ti bà ti ẹjẹ́ lórí àga tó wà subhanallah alhamdulillah subhanallah alazim ló fi jẹ́ pé anábì sọ pé inna akhwafa ma akhafu ala ummati al-a'immatul mudillin al-a'imma al-mudillin eh in tí mo bẹ̀rù jù falu umma mi yi on la wọn tí àwọn yo mo rí gẹ́gẹ́ bí àfáà táwọn no jókòó síwájú mu sì ma sí àwọn èyàn lọ́nà subhanallahi wa bihamdi subhanallahi alim mo lọ sí bi eh, kinan pe wọ́n ṣe akiko kan lai pe in lè jókòó ńbẹ̀ abadan in lè jókòó ńbẹ̀ àwọn àfáà yìí ṣe ń pa irọ́ fún àwọn èyàn ẹmọ̀ àwọn aláìmọ̀kan láwọn ìyá àti bàbá tó dùkó síwájú àwọn ọmọ pé rọ́ ni ibi tí mo wà lọ́ọ̀kan tí mo ti ń gbọ́ orí sí ń fọ́ bí mo sí ń ara sí ní mí báyìí afáì sí ń parọ́ fáwọn èèyàn ha ẹ̀ ní náwó kíní kan 50,000 lẹ́gbùdọ̀ nábì ó yá bàbá ọlọ́mọ kíní kan 50,000 kíní kan ìgbàwó 20 bí ṣe ń pé 20,000 ní ìsìn pé níbi ìjòkó náà ni owó ta náà Ànábì Muhammad àyíò ti pàwẹ̀ sallallahu alaihi wasallam ọyáyá ìwánẹ́wà náàbì owó yìí àwọn akọ́lá ń gba ọlọ́run ní o ẹfúnmílá kàǹtọ̀ ọlọ́run kí n sẹ́ndì ẹ̀sì straight nígbàtà ń tún tẹ̀gbìbùn ló tẹ́ ń pàbọ́ fún wa ibi tí wọ́n tó ń dùn méjì ní pé àwọn ìyá ìyá bàbá yìí wọ́n kàn jùkún bẹ́ àwọn òbí àwọn iná sójú ọ̀rọ̀ ọlọ́run ni wọ́n mọ̀ kí wallahi ní ládá kẹ̀kẹ́ because wọ́n ti kó bá yín láti

kìí ṣe jọsìn búlá sí wá fẹ́ làkó ń bí àwọn kìíní kò sí bá sí fẹ́ làkó ń bẹ́ tó ju ká mọ̀ nípa ìsìn ọlọ́ọ̀bá lọ ìwọ́ tó bá ti mọ̀ nípa ìsìn ẹni kò lè tàn mí lastu bil khabbi wala al khabbu yakhda'uni mi sọ dẹ̀ ọdẹ kò lè tàn mí ìntẹni àmọ́ <laughs> ń bèèrè àwọ́wà ń bẹ́ ìbólówà ìbólówà ah ẹ̀yìn kódà kí ní kan ìtàn lókù ìtàn nìkan lókù tí wọ́n bímọ láyà nẹ́bì ni sókù òkú láyà nẹ́bì ni òkú òkú láyà nẹ́bì ní ìsinmi ayé 20 kìníkà days 70 kìníkà days sádẹ́bí ṣe wọ́n o ìyá ẹni yẹ́rí òkú ní padà ó mọ̀ ti péjọ́ days àfáàsùn bọ̀nù ọkà na fẹ́ jẹ́ àtọwọ́ kagbó lọ́wà wẹ́yàn ìyàwó tó kú yìí ah, alájábẹ̀ ní ah, ẹni rẹ̀yìn ẹwà sanwó kíní tẹ bá fẹ́ jí kí ayì kí sàárè kó rọrùn fún ẹwà sanwó kíní kan owó wo náà sọ fún ọ tí sàárè fún rọrùn fún yà tó kàn parọ́ fáwọn èèyàn láti gba owó lọ́wọ́ wọn ẹ jẹ́ ká bẹ̀rọ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá ń ṣépè fáwọn ẹjẹ́ ayé jẹ owó àwọn èèyàn lọ́nà ìtọ́mọ́ ká bẹ̀rọ lọ́wọ́ bá kò ní ìdíká gbọ́ lọ́wọ́ àwọn èèyàn tó bá fẹ́ gbowó pé mo fẹ́ kọ ní Qur'an ó sanwó ọ̀tọ̀ lèyàn hmm, mo fẹ́ kọ lé kanlélé sanwó eléyìí ọ̀tọ̀ ni àmọ́ pé ẹjẹ́ káwọn yẹn máa bìlífì pé owó kan wà táwọn bá ti san owó bí alùbáríkà kó irọ́ ni owó kọ́ mọ́mọ́ gọ́ ẹgbẹ́ àwọn mọ́sẹ̀ gọ́ tó ni ewó náà sanwó kọ́ mọ́mọ́ gọ́ láwùjọ yìí ẹwà wọ́n sanwó kò náà àwọn àfáàjọ́ yẹn náà àbó ni ìjọ wọn náà bí àwọn ẹ̀ wọ́n sanwó gbogbo ẹ̀ṣẹ́ wọn tí wá gọ̀bá ọmọ ogun ní ṣe yàwó ẹ jẹ́ ká bèèrè náà káyé tàn àwọn èèyàn ká ìntọ́ ẹ̀ká àfáà sí ní pé ká jùkú sí mọ́sílásí ká ìntọ́ ẹ̀ká àwọn èèyàn ma bọ̀ wọ́n mọ̀ pé yíò ní yówó lápò ibi tí wà láti wà náà àyíò ní yówó àlórí gẹ̀lẹ́ mọ́ sá ń ṣe sọ́tẹ̀ fáwọn èèyàn kó dẹ̀ mọ́ bá ti wọ́n pèrè àwọn ní àfáà tí wọ́n kàn jẹ́ owó àwọn èèyàn ìtọ́ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà jálàbí

kọkàn wa mọ́ bí kọlìbìn salim kọkàn wa mọ́ kò bí ẹbọ kò níbi gbogbo àwọn aburú hadha wa sallallahu wasallam ala muhammadin sallallahu alaihi wasallam wa ala alihi wa ashabihi wasallam wa subhanaka wa bihamdika wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh yesa obisa naam pé bí ẹ bá wà nínú ìyẹn jẹ́ àlàyé tó máa ti ní ìsìnlẹ̀ tó jẹ́ tó ní ẹ̀yìn àlàyé àlàyé tó wá kó mọ̀ láwùjọ tó jẹ́ máa ṣẹ́rí àkọ́kọ́ lábí ìmọ̀ sọ pé láwájá aláàjì kò kọ́kọ́ sí nínú ẹ̀sìn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala so because alhajj ìjọsìn ní gẹ́bà yìí sáàrí gẹ́gẹ́ bí sọ̀láàtì ṣe jẹ́ ìjọsìn gẹ́gẹ́ bí àwẹ̀ ẹ̀sàmà àwọn òpó mara àwọ̀ ẹ̀sìn ká gbọ́ Ọlọ́run Ọba lọ́kan ṣoṣo ká máa kírun ká gbàwẹ̀ ká máa hajj ká dẹ̀ yọ zaka tí máa ṣe hajj ẹwà ní alhajj ṣe gangan ni aslan yorùbá ni alhaji alhajj ismul fa'ili ni ismu èyàn tí ń ṣiṣẹ́ kan ìtumọ̀ alhajj ni èyàn tí ń ṣe hajj lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe jòkó báyìí aljalisu ni bẹ́ẹ̀ ṣe jòkó yìí àjálìsù ni ẹ̀yin tẹ́ jùkú lọ́wọ́lọ́ báyìí tí ń bá dúó alìkọ́ìmù nínú èmi tí mo dúó alìkọ́ìmù mo ń ṣe hajji lọ́wọ́ alhaji nínú mo ń kíhù lọ́wọ́ alìmùsọ́lì nínú mo ń gbáyọ̀ lọ́wọ́ asọ́ìmù nínú mo ń yọ zaka lọ́wọ́ alìmùzaki ilé nínú ilẹ̀ lọ́wọ́ ismù ìfàáyì lọ́gbẹ̀ ismù ẹ̀yìn síṣẹ́ kan lọ́wọ́ afáìsẹ́ lọ́wọ́ huwa yahudu alhaji alhaji ni èyàn

for more than 1000 ọkàn mi balẹ̀ pé 1100 years tí kì ní ẹ̀bẹ̀rẹ̀ kò tí lè tó 100 years kò tí lè tó 19th eh, century wọ 29 ló bẹ̀rẹ̀ ibi tó sì fi sí jù àwọn tákọ́ bẹ̀rẹ̀ kì ní ẹ̀bí mo ṣe kàńgbà ibi àwọn bí Pakistan lókàtà afẹ́wá sí Nigeria ni kò sí láwọn lúmìnà àwọn mélòó mélòó àwọn ìtẹ́bádẹ́bẹ̀ tí ni alàájọ́ òwe kí ní tún lè lè báyìí tí ti má kí ìwòtán sótùmọ̀ pẹ̀mí ní alìmùsọ́lì se ṣe bí ìjọsìn mo ṣe tán kí ló tó wípé ok tí ma ná sójú ọ̀rọ̀ tí ma ná báyìí múnfíkì lè tó bá ná mo ná báyìí àǹtà múnfík tí tí ma ah, àfá ìlú ná 20 mil sójú ọ̀rọ̀ bá ó yẹ mọ́ fi ní àdìmúnfík kò ní sí ìgbàtí òní ló kọ so káwà líǹkì ẹ̀mọ́ ẹ̀sìn pé lágbájá ti ṣe hajj ó gbúdọ̀ ẹ gbúdọ̀ pé o bàbá ńlá àdádálẹ̀ ni kò sí nínú ẹ̀sìn ọ̀rọ̀ bá so wallahu a'lam so an bi ọlọ́kùsánà subhanakallahumma bihamdika wa ashhadu an la ilaha illa anta kọ́tù ló sọ́bẹ̀ àbí ok okay okay okay okay okay eh, irú nǹkan báyẹ̀ pẹ́ kí bóyá agreement wà masalan olùjẹ́ ikú bóyá ẹfẹ́ lo mosque afẹ́ tó mosque ṣe àbí irú nǹkan báyẹ̀ ṣáà wọ́n bá ń sọ pé ẹ̀sànwó báyìí èyí ò sí wà lámẹ́ ibi tí ìṣù wà ní pé ká ma tan àwọn èèyàn láti fi gba owó ibi tí ó ti ní ìṣù ní ká sọ fún pé 50,000 ẹ̀sàn yìí bẹ́ẹ̀ ṣe sán yóò kìníkà kìníkà o ní ó jẹ́ kí ìyàwó ọmọ yín lálùbáríkà ìbóná ti mo náwó sójú ọ̀dọ̀ ọlọ́ọ̀bá sí wá so ìyẹn tẹ́ẹ̀ bá san but gbogbo àwọn owó pé owó kùnà àwọn àfáà owó kọmọmọ́gọ́ owó kọmọ lálùbáríkà owó ìyá ọmọ owó ìyá ìyàwó kìnnẹ́kan owó kọmọ mọ́rin lọ àti bẹ́ẹ̀ lọ báyìí gbogbo àwọn owó irọ́ tán mọ́ ń gbà yẹn gbogbo àwọn èèyàn kọ́ kò sí tẹ́fẹ́ kọ́ sí ilé ìjẹba wọ́n lè ní pé ok marriage kìnnìkan kò sí wàhálà pẹ̀lú ẹ̀ wípé owó marriage owó wípé kìnnìkan ẹn kò sí wàhálà pẹ̀lú ẹ̀ kódà àwọn tó bá lọ sí ní bí a tánmà bí a bí ṣẹ̀ríà kọ̀tù gan wọ́n lè ní pé kan sanwó kan wọ́n lè sọ bẹ́ẹ̀ ẹsanwó kan báyìí tí ó dẹ̀ san ẹ̀yìn ò sí wàhálà ń bẹ̀ ibi tí ìṣù wà ní pé àwọn bẹ́ẹ̀ ṣe níkẹ̀ mẹ́sìn tán wọ́n fi ẹ̀sìn tán fi ń parọ́ ọ̀tọ̀ ní mẹ́ta fà báyẹ̀ pé afẹ́ gbogbo mo ṣe wáyé in lówó tí fi jẹun lélé ni o dákùn fún mi 1000 Islam sì kò aká láyé ọkàn ni wọ́n tó bá ṣe bá onímọ̀ kò fẹ́ gbowó ni gba 1000 yìí èwo ní kọ́ mọ́ fi ẹ̀sìn parọ́ pé ha owó kìíní kan anẹ́gbà mọ́mọ́ sallallahu alaihi wasallam wọ́n mọ́ fi gbowó lọ́wọ́ mi ah ìrọ̀ èyí ni ó dáwọ́ in tó mọ́ fọ́jù pé wọn kí ní wọ́lá ìmú ti ní from experience mo ti láyìn tán pọ̀ rí tán bá ti parí àwọn ìnáwó yẹn wọ́n mọ́ ń ṣépè fáwà fáyìn wọ́lá mo ti rẹ̀ pé olùmìjò dá fáwà fáyìn gbogbo ní ti gbà tán lọ́wọ́ mi àwọn tí ó bá jẹ́ kí yá bí àwọn tó kí wọn ò ní much nítorí àwọn yẹn mọ́ ń fi àwọn yẹn mọ́ ń fi depressed tán bá ti kó láwọn depressed tán ibi jòkótà wáyé ó yá wá náwó kíníkan orí ọ̀rẹ́ mi òun ti sí 1000 sápò ó ti mi àyíkọ̀ wó pé afẹ́yẹ̀ náwó tí ní òun náà yà lọ yóò yà lọ sáàrin àwọn èèyàn yóò kọ̀ sọ bí pé òun náà náwó kó sàlì fílà mọ́ inú ẹlùmí ọmọ bàjẹ́ pé kó dẹ̀ tẹ́lù tí wọ́n ní pé tí mi wá ráyé wá ní ah, àwọn ọ̀rẹ́ mi náwó lójú ọ̀nà kí lọ síwájú àfáàtán náwó yìí láì mọ̀ pé kí ní ẹgbò òsìsí mẹ́sìn náà so wọ́n kó bá wa ju bó ṣe ń sànúwà tó kọ́lọ̀ kó sànúwà wà ní kò sàrán fìlàsì

ṣẹ́rí lóòtọ́ ní pé Islam kò fi ó kékeré mú tán pè ní àwọ̀rọ̀hìm ọ̀rọ̀hìmù ní okùn ẹbí kódà nẹ́bí bá dé sọ́lọ́ àṣẹ́lá wípé kí náà pè ní sílá ọ̀rọ̀hìm wọ́n ní pé táwọn ẹbí tó bá ń gẹ́wọ̀ kí wọ́n mọ́ sọ́ra rẹ̀ táwọn ẹbí bá ń gẹ́wọ̀ wọn òfin níbi ọ̀rọ̀ fámílì wọn gbogbo ẹbí gbọ́n jà general prayer náà ó ti yé so o ní pé irú nǹkan báyìí kọ́ so ló jẹ́ pé Islam ó encourage gan lórí ọ̀rọ̀ family Islam lè fọ́ kékeré mú débi pé nǹkan tí wọ́n ń pè ní sílátò rahim in tán pè ní pé yàn sókùn ẹbí pọ̀ kò mọ́ lórí pé ìgbà fẹ́rẹ̀ mi mo ń lọ yàjẹ́ kí mo mọ́ drop chain ló mọ́ sí kíní ara kọ́lẹ̀bà tó kí wọ́n gbá ti mẹ́gá mo sì ń bí ẹ̀rí àti sókùn ẹbí ìdágbìn ìsìlátọ̀ ọ̀rọ̀ ìrìn Islam wey encourage ẹ Islam wey encourage at the extent of ẹ̀sìn hmm, fi mọ́tọ̀ ṣe yún jẹ ẹ̀kì fi ní example kan Islam sọ̀rọ̀ nípa àwọn òbí ọlọ́run pé wọ̀wà sọ́ìnà ìsáànà bí walidayhi hamalatuhu ummuhu kurhan wa wada'atuhu kurhan hmm? ọlọ́bàá sọ́rọ̀ nípa àwọn òbí níbi suratul Ahqaf suratul Luqman ọlọ́run sọ́rọ̀ nípa àwọn òbí ọlọ́run ní pé ìyá rẹ̀ sí wàhálà gan wọ́n gbé sínú ní pé wa in jahadaka ala an tushrika but tó bá di wípé àwọn òbí wọ́n á fẹ́ ní pé sórí lè yìí abẹ́ kò sí in tí ò wá dáa ni yálà ẹbọ ni àbáwọn ìkàmí tó wà lábẹ́ pé ọlọ́ọ̀ni ò dáa fàlátù tí ìhùmà ẹ gbọ́dọ̀ òbé wọn ọlọ́run stress importance àwọn òbí tí è ṣe kékeré kódà tí inú rẹ̀ ò bá dùn ló jẹ́ kódà tó wá fẹ́ ṣiṣẹ́ kan ọ̀rọ̀ ayé ni kìí ṣe nítorí ẹ̀sìn o wọ́n ní ọmọbìnrin yìí mọ́ fẹ́ ọdọ̀ ògbìdọ̀fẹ́ náà ni <clears throat> ah mọ́mí máa fẹ́ ní o ògbìdọ̀fẹ́ ṣe nítorí ẹ̀sìn náà fi ní o mọ́ fẹ́ tó bá jẹ́ torí ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn covered by ọlọ́ọ̀bá tàbí o ni ibi yọ̀kan exemption yọ̀kan tó wà ń bẹ̀ náà ni pé tí kì ní ẹ̀bá ti wá takọ̀tọ̀ Ọlọ́run bá wá ń kọ́ èyí ò wá ní òbí ọlọ́ni fàlátò tẹ́ ìhùmà wà sahibuhuma fi dúnìyà ma'rufan àwọn tó bá ti bí àwọn ọ̀rọ̀ ayé ó gbúdọ̀ máa ṣe dáadáa lo òkà yìí ah, ah, ó ti díbọ̀ ìṣàlàyé fún wọn ah mọ́mí <laughs> òkà yìí wà ókè <clears throat> ah, kí ló dé ah kódà ah ó ti ní bó ṣe ṣàlàyé fún wọn kìí ṣe ẹ̀kan làlàyé ma ń dúó kìí ṣe ẹ̀kan lè yóò ṣàlàyé fún mo ṣàlàyé fún ẹlẹ́ẹ̀kan wọ́n gbọ́ ìyàwó rẹ̀ndẹ̀rẹ̀dẹ̀ ni yáyẹn à ìwọ́gbẹ́ lọ mọ́rẹ̀ndẹ̀rẹ̀dẹ̀ ọmọ tí ìwọ́gbẹ́ ṣe ń ṣàlàyé nǹkan ó ṣàlàyé fún wọn ó wá ní ṣe kódà yìí tó mọ́ ṣẹlẹ̀ mẹ́ni pé ni lágbàjá wò kí a mọ̀ ìwọ́n náà sì ti ṣàlàyé ìwọ́gẹ̀nẹ̀ ní before then ó ti jọ ọmọ gidi tẹ́lẹ̀ náà kéje pé àkọ́kọ́ náà ọmọ burúkú ni wọ́n náà ó tún án délé nù ó wá ní kí ní yóò tó dáa wọ́n kàn bọ́ sí mọ́mọ̀ burúkú tó jẹ́ tẹ́lẹ̀ ọ̀nà àmú ọ̀nà gbogbo kẹjọ ẹkọ́ sí tẹ́lẹ̀ náà normally ó ń ṣe gbogbo ẹ̀ mọ́ kẹtẹ́ká eléyìí kò ni wípé báyìí ni reason sí wọ́n lè mẹ́tì fílẹ̀ bọ̀ reason sí irú ẹ̀ náà kí a mọ̀ pé tòbí generally òbí Islam fọ́ ìtìrí mọ́bí tó bá yí kí bí àwọn lè disobey òbí ní kèkí ń ṣe disobey títí ìgbéraga àbí títí kí ní o títí pọ́kà ti tapọ̀ ọlọ́run ni òbí jù wá lọ àmọ́lọ́run jù òbí lọ ìgá ah, ìyá ní ṣe kíní but ibi nǹkan mí nǹkan ogùdọ̀ máa ṣe fún wọn so níbi ọ̀rọ̀ ẹlẹ́bí wádé ní ìsinmi báyìí ẹbí fẹ́ ṣe nǹkan báyìí ẹbí fẹ́ ṣe nǹkan báyìí ṣe rí tí yóò bá lọ sí ibi irú àwọn ọbẹ̀ yẹn èyàn fẹ́ lọ nítorí wípé èyàn fẹ́ tún tán ṣe èyàn fẹ́ tún ṣe ní tán ṣe mo fẹ́ ṣàlẹ̀ fún ẹmìkì ní ìwòdá ni àbí ìyẹn ó lọ láti lọ ṣe èyí tó bá tẹ̀sìn mọ́ for example àwọn bímọ bò níbi ọmọ tán bí gbogbo àwọn ẹ̀dẹ̀gẹ̀dẹ̀ yìí ni wọ́n mọ̀ sí ń bẹ̀ in tẹ́yìn tán bá dẹ̀ bímọ lóòtọ́ normally tẹ́yìn bá bímọ kí náà pé èyàn lè lọ jẹun bẹ̀ tẹ́ni bá ní káwà jẹun á lọ jẹun ó dẹ̀ mọ́ dá kíyàn jẹ́ kó clear ipé reason tí mi fi bá yín participate o ní pé wallahi wọ́n tàn yìí ṣẹ́rí tí ìbáwà frank sincere pẹ̀lú àwọn èèyàn in the first instance ó mọ́ rí bí ó mọ́ ẹkọ́ fẹ́ dogun ó lò lè wàhálà what do you mean kí ló ń sọ kí ní kan ṣe kèfèrí wá níwá ibi tàbí sáré gbọ́ sí ní àárárá ah, o ìpèyín ah, kèfèrí o kó lọ́dá kí ẹmọ sọmọ́rọ̀ dáadáa bá ń sọ̀rọ̀ ṣẹ́rí kí ní tí mo ní òdá yìí torí nùkan tó ti gbé sáwọn lórí ní pé tó bá sọ pé kìní yìí ẹ jẹ́ ká jọ reason ti kìní nínú ẹ̀sì kìní yóò dá ẹ̀ẹ́ so kèfèrí ni wá àbí sí tó ń sọ ní pẹ́lẹ́ bọ́ níwá in tí mo ń sọ kọ́ yẹn kìní so kí náà pé èyàn ní bá wọn kọ́ èyàn ní kópa níbi àwọn nǹkan yìí tó ń ti wípé èyàn mọ̀ ní from their own side ni example kan tó clear lélẹ̀ Ibrahim alayhi salam anabi Ibrahim ṣe ṣe ṣe ṣe àníbù wọ́n jọkọ̀ alùbá bàbá rẹ̀ ó ní ya abati lima ta'budu ma la yasma'u wa la yubsiru wa la yughni anka shay'an bàbá mi kí ló dé tẹ́ ń jọ́sìn fún tí ò lè gbọ́rùn in tí ò lè rí náà in tí ò tí ẹ̀ lè sànú yẹn rárá wọ́n sọ bàbá rẹ̀ ẹmọ owó ní mi ọlọ́run ti sàánú wípé èmi nímọ̀ kan tẹ́yìn ò ní ẹlé bímọ tó mú nímọ̀ jù nílọ́nà oyin tó ti ẹ̀wà ní èmi ti wá nímọ̀ kan tẹ́yìn ò ní báyìí bàbá mi ẹmọ bọ̀ wá kí n fi yín mọ̀nà tó lọ tààràtà ẹbí ẹ ṣe wá sí bàbá rẹ̀ ó ṣe ṣe ó ní bàbá ó ní àbàtì látàbùdì ṣe ìtọ́ bàbá mi mọ̀ ló jẹ́ kó mọ́ dáná before káwọn incident tó mọ́ ṣẹlẹ̀ kí ẹ̀ ti mọ́ ṣàlàyé nǹkan fáwọn èèyàn nílé nínú family ah bàbá wọn wikini yóò dáwó kó tó ṣẹlẹ̀ wọ́n ti ṣàlàyé ah kíní yìí owó kíní fìdáwò ah issue ni o ẹ̀ẹ́ tó àkàdà tó bá lò ipé mi wá wọ́n tọ́ka ó ti sọ wípé issue níjọ́ kan ẹwẹ́ ẹsẹ́ àkọ́kọ́ fílẹ̀ náà kì í ṣe kan ní wọ́n kàn gbọ́ yíbáyàn kò pọ́síbù èyàn gbọ́nkàn yíbáyàn lẹ́ẹ̀kan èyàn ó yá ẹ̀kánsù rẹ̀ kò dáa náà èyàn kékeré ni anẹ́bì gan wọ́n gbọ́ ilẹ́nu ẹ̀lẹ́ kan hmm, àfàwọn díẹ̀ bí àwọn àgbúgbákẹ́ àgbẹ́fẹ́ ẹ̀kan náà gbọ́ àmì wà 20 years náà tó gbọ́yé <laughs> lẹ́yìn 20 years ẹlòmí lẹ́yìn bàtà náà bí já wọn lógún náà tó gbà nífẹ́ owó àti so anẹ́bì wọ́n wá ṣeéṣeéṣe nígbà tó yá kí bàbá rẹ̀ sọ bàbá rẹ̀ ní pé kí náà ń pè ah kí náà so ah, fẹ́ mọ gúngò níbi ẹ̀sìn mi kí ní sí wọ́n mọ̀ yìí náà la'in lam tẹ̀ntẹ́hì tó bá dákẹ́ tó ń sọ tó jẹ gbọ́rọ̀ la àrùjùmọ́nà ilẹ̀kùn mọ́ ní mo sì wáyé ilẹ̀ òkúta mọ́ ní ìsìn tó bá kò fi tí mo wáyé fàájúmù ní maliyan kó lọ́dọ̀ mi mítí ẹ̀kó má lọ bàbá ah bàbá mi àláfíà ọ̀rọ̀ kùnmọ̀ báyìí ẹwù ẹ̀kọ́ dáwà bí ẹ̀sẹ̀ mọ́ ṣe dáwà fún àwọn tó pé èyàn mọ̀ pé àwọn ènìyàn àwọn ò mọ́ mọ́ọ̀tì kìí sí pàrínlẹ̀ gangan náà ń ṣe àwọn èèyàn lọ́nà àwọn èèyàn kan wọ́n victim ní wọ́n ni bàbá salamun alaiki sa astaghfiru laka rabbi ima tọrọ kọlọm bá ń forí jẹyẹ ima tọrọ àmá ó ní wà a'tazilukum èmi náà wà yẹra fún díẹ̀dí nígbà tó ti dolóko ọ̀rọ̀ ipá ma lẹ̀kọ́ mayín nígbà tó yá àná Ibrahim tún ṣe ṣe ṣe lórí àwọn fámílì rẹ̀ àtorí àwọn gbogbo àwọn ẹ̀rẹ̀ generally àníbi ṣe ṣe àníbi Ibrahim tún fẹ́ kọ́ wọn lẹ́kọ́ but táwọn ma fi wòyàn ní pé ọmọdún mélòó ní wọ iná wọ́n ló kéré na what do you mean adébíwẹ́ ọmọ kéré sí ní lóòtọ́ compare to àwọn yóò ìjọ kan tó wá ṣe ni wọ́n ti wá lọ sí ibi ọdún kan tamá ṣe adébíwẹ́ ìwò tẹ̀lé wọn lọ ó ká síbi kan i lóòtọ́ náà ìyẹn dẹ̀ ní program kẹ́mìkan ah mo ní program kẹ́mìkan mi ní tí lè wá mi lè wá bí jòkó yìí ìwọ lè lọ towards the end tó bá ti parí dìde ìyẹn tó bá ti ń jẹun lọ́wọ́ ìwọ lè long time yẹn máa pé èyí sì mọ́ sọ́mbẹ̀ náà pé èyàn mi kí ní yìí ẹjá wájì parí sí kí ní ìṣó lọ bá ṣe ń ṣe só bá tàbí mu ìwọ ti mọ́ ti àwọn títì yẹn kalẹ̀ àdẹ́ ìbọ̀ yìí wà lọ sí bí jòkó yẹn ìgbà tán lọ sí bí ọdún tán sọ kò lọ pẹ̀lú wọn

ẹnìkan wọ́n sọ wípé eh mo gbọ́ tí Ibrahim tó ń bu ẹnu àtẹ́ lu àwọn òsàwánjò ní o mo gbọ́ ọmọ Ibrahim yẹn mo gbọ́ tó ń sọ̀rọ̀ wọn nípa tó ń ìtumẹ̀ ní kó ti ń sọ tẹ́lẹ̀ náà wípé òsàtẹ́ǹsì yìí ò sí kankan fún yìí mo gbọ́ tọmọ yìí ń sọ̀rọ̀ jọ yẹn bọ́ sí pé wánu ó ní ọya Ibrahim ta ló ṣe kí ìsàwọn òsàwá ah, ó ní bí akẹ́ bèèrè lọ́wọ́ ìyá wọn yìí bóyó bínú ni <laughs> bóyá àwọn ọmọ kéèkéé ẹ̀mọ̀ ah, ẹ̀bèèrè lọ́wọ́ ìyá kí ni àwọn kí ni yẹn ṣe mú àà ṣọ́mọ̀ pé ṣọ́mọ̀ kí wọ́n lè sọ̀rọ̀ ní ó ní fasaluhu min kanu ẹgbẹ̀kún ẹgbẹ̀rẹ̀ lọ́wọ́ tán bá lè sọ̀rọ̀ kílótò ṣe báyìí ṣe wọ́n mọ̀ kí wọ́n lè sọ̀rọ̀ ní ìtumẹ̀ ní pé àwọn èèyàn máa ń sa burú wọ́n sì mọ̀ pàbúrú làwọn ṣe tó bá ń sàlẹ̀ ẹ̀mọ́ pàbúrú ni wọ́n sì nígbà ó nọ́mà bẹ̀ ìwọ́n ló ìwọ́ ló ṣe ṣe Ibrahim tẹ́ láti jùwọ́ sínú náà àwọn ní kéèwọ́ mọ̀ yìí ó ti jọ burúkú káwọn fámílì mú ọmọ wọn kẹsì fẹ́ sọ sínú náà wọ́n wá dá iná iná tí ń ṣe kékeré wọ́n wá sọ Ibrahim sínú náà pé kó ti ẹ̀ jóná ìtumọ̀ ní pé tó bá ń ṣàlàyé nǹkan fáwọn ẹnu ẹbí yóò mọ̀ wánú àwọn ẹ̀ tó ṣe pé tó bá ń wọ̀ báyìí wọ́n mọ̀ wọ́n bí kan mú tó bá ní àdá wọ́n lè sọ orí rẹ̀ kalẹ̀ pé kí ló wọ́n sọ orí ẹ̀ kalẹ̀ sọ orí ẹ̀ bóòlù yẹ́ sí ni mọ́ ọmọ tó bí àwọn ọmọ wọn wọ́n sì sọ sínú náà ọlọ́run wá sọ fún yín pé kú ní bardan wa salama Ibrahim ìwọ náà calm down tútù má jọ Ibrahim Ibrahim tó jáde nínú iná lẹ́ni tí ò sí tó sí ah kí ló yẹ ká ṣe ó yẹ ká submit ilẹ̀ kan ní pé eh àti wá gbàbá ẹ̀ mú ò tún gbà náà ni ànábì ni nígbà tó yá ọba ìyẹn tó jọba ìlú ó tún kàn pé Ibrahim wá ó wá dìbẹ̀tì Ibrahim ó dìbẹ̀tì pé ń gbọ́ Ọlọ́run náà níwọ̀ tún jọ́sìn fún ó ní Rabbi alladhi yuhyi wa yumeet ọlọ́ọ̀bá tí mo jọ́sìn fún ọba tó lè pààyàn ana uhi wa umik kọtán ẹmà tí ń pè ní mo lè pààyàn mo lè jíyàn yóò máa méjì yóò wà pa ilé yóò wà ní gbogbo tú wọlé wà ní ìgbẹ̀mù òwúlẹ̀ bá dìbẹ̀tì kò wúlẹ̀ bá jíyàn ló jẹ́ kó sẹ́rí tẹ́ bá ní ẹ̀rí tó lágbára lọ́wọ́ wẹ́bṣà láyìn kàfàwẹ̀ ni pé ókè ọlọ́ọ̀bá tí mi jọ́sí fún òun lọba tí ma ń mú òun jáde láti bí ibùyọ òun tí ma ń mú ọ láti bí ibùwọ̀ ìwọ wá sí opposite sí opposite mú wá láti bẹ̀ ọkọ̀ mú wá ilé ṣe kí ní lóòtọ́ wo ojú ti tẹyanya tí ń wọlẹ̀ báyìí kí ló ẹ̀kọ́ ṣe wí kẹ́ gbà but èyàn tó bá ti understand àwọn èyàn èyí ti fi pé èyàn díẹ̀ ni ó gbẹ̀ẹ́sìn ẹ̀ lọ́wọ́ yìí tí ẹgbọ́n tánẹ́bí sọ ni wallahi anẹ́bí sọ pé yamal kiyama nínú èyàn 1000 èyàn kan ní wọ̀n wà ní jẹ́nà àwọn yóò kò mọ̀ wọ́n náà wallahi àwọn èyàn fa'aktaruhun láyá àkìlón aktaruhun ọlọ́mọ ń sọ́wọ́ majority pé majority àwọn èèyàn mú ní gbọ́ ẹ̀ wà aktaruhun wọ́lá haristun bí mukmini wàlá aktaruhun wọ́lá haristun bí mukmini anábi ṣe ṣe ṣe ọlọ́sánà gbó ó ṣe tí ẹlòótọ́ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní gbà ó ẹwà nábi ní ọ̀hà alẹ́ ìsàlám 90 years lólò láàrin àwọn èèyàn ọlọ́run gbàtọ́lọ̀ wàtà lẹ́yìn 90 years ọlọ́ni díẹ̀ díẹ̀ nínú wọn gbà pẹ̀lú ànábì Ibrahim díẹ̀ nínú pẹ̀lú ànábì Nuh kíkíní lẹ́yìn náà díẹ̀ díẹ̀ ẹ imagine kódà ọmọ ànábì Ibrahim ohun padà tún gbà fún tó fi rí ìgbà tó jó ìyá tó ti sú ànábì Ibrahim sọ pé ya kílẹ̀gbẹ̀ irkab ma'ana irkab ma'ana wọlé wọlé ojú ti fẹ́ bẹ̀rẹ̀ ojú ya sa'awi ila jabali ya'simuni minal ma' kí ni kí ni sọ tó jẹ́ bá ti bẹ̀rẹ̀ ní ìsìn ogun àpáta bó ṣe ga tóun orí àpáta olè ni ó lọ omi ò lè kún débẹ̀ ó ní la'asima al-yawma min amrillahi illa man rahim ah o mọ́ tó ń sọ o mọ́ tó ń pè ní ọlọ́run ni wọ́n ní ọlọ́run bọ̀ wá olódà kálọ́pì borí ìyọ́lọ́run bọ̀ wá lódà tẹ́ntì borí o tí mọ́ tó ń pè ní ọlọ́run yẹn omi yẹn bó mọ́lẹ̀ omi gago orí àpáta ó gbogbo tẹ́yẹn ó sì pa ogun ọrùn pin hmm. so bọ̀ in tó káwọn yẹn pé èyí ò mọ̀ ṣàlàyé èyí ò mọ̀ lo hikma wisdom èyí ò ní compromise èyí ò ní parọ́ èyí ò wà sincere pẹ̀lú wọn pé sincerely ṣe ìtẹ́bà tí wá ṣàlàyé kí ní ká mọ́ wà tí ìbá ṣàlàyé gafà mọ́ rẹ̀ tí wò gbọ́kàdà fi kí ní ẹlẹ́ wọn ò nílé bá ọjà ẹ̀rí ọkọ̀ mọ̀ jẹ́ ọ̀nà pé lóòtọ́ náà ah, ẹgbò òun ló mọ̀ jàre ẹfílẹ̀ tó èmi báyìí wọ́n ti mọ̀ ìwọ for example ti mọ̀ pé wọ báyìí wọ́n ṣàlàyé fún pé tán bá ń ṣe kí ní báyìí wọ́n ni a wá jẹun ní wọ́n ni a mọ̀ sí gbé tẹ́ ń ṣe yìí ìwọ sì jẹ́ táìmù oúnjẹ ẹfẹ́ mi ló ń jẹ ẹfẹ́ mi lámọ́lá ẹfẹ́ mi ráìs ẹ̀sì jọ sàwàdà ẹ̀sì jọ sí gbogbo ẹ̀ ó yìí tó fi stáì túnmọ̀ ṣàlàyé fún náà pé ẹ̀kan báyìí kíníkà kíníkà ẹwọ ó ti ní bí ẹsẹ̀ máa ń yán rẹ̀ bí ẹsẹ̀ máa ń yán èyí ó kàn yán ó ní ti wọ dítẹ̀ ó kàn yán ni ìjọ àlàyé dítẹ̀lì ń so bí o sì máa mẹ̀tẹ́ ẹ̀dẹ̀ irú bí i Quran ìgbẹ̀yìn ọdún àyùníṣe yẹn náà gbogbo ẹ̀ náà àyùníṣe ní pé eléyìí ìmọ̀ à kò sígbà tọ́lọ́run bá sọ pé ìgbẹ̀yìn ọdún báyìí ní kẹ́ sọ Kùránì kalẹ̀ kí ni túnmọ̀ èyàn ilé ìsinú ẹ̀ṣẹ̀ lọ́wọ́ bá báyìí Kùránì tí èyàn ń kà lójoojúmọ́ ni kìí ṣe Kùránì kìí ṣe wípé mo sí ṣọ́ọ̀bù fẹ́ kí ọjà mọ́ta kí wá lọ ka Kùránì Kùránì sí wíbẹ̀ tó má ni irọ́ ni pé áyà kan wà ní ni Kùránì ìwé tí èyàn ma ń kà tó mọ̀ fí mọ̀ pé ókè báyìí lọ́nà ṣe ní tó bá ti wá rí ojú ọ̀nà tó náà fi yáwá sí ẹ̀ ló fi wá já síbi tó dáa kìí ṣe pé o tẹ̀lé Kùránì ìwọ tó tẹ̀lé Kùránì ó wá ní kán bọ́ sọ yàsí méje kalẹ̀ nínú sọ kó mọ́ ta yàsí méje tàbá tí àdá kéré kan tàbá ìsáwáká ìsáwówó bọ́ sí fún àwọn Kùránì tó ní olóòkọ́ ni ó yá tó má ní pé ìyá Kùránì sọ pé ká mọ́ eh, eh, sí bẹ́ẹ̀ so bó ṣe jẹ́ ní wallahu a'lam subhanakallahumma wa bihamdika wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi